I am speaking on what I titled The portrait of an excellent marriage. The Àwòrán ìgbéyàwó tó tayọ. an excellent marriage. àwòrán ìgbéyàwó tó tayọ. this is the most important ingredient in the family. èyí ni ohun èlò tó ṣe pàtàkì nínú mọ̀lẹ́bí. the peace of the family must not be negotiated for anything. àlàáfíà ìdílé ni àgbàdo túnà túnà rẹ̀. peace in the family is sacrosanct. àlàáfíà nínú mọ̀lẹ́bí ó jẹ́ ohun ṣe pàtàkì. we must ensure that there is peace in our home. a ní láti dájú sí àlàáfíà tẹ nínú ilé wa. we must not fight anything that wants to disrupt the peace of our home. A ní láti bájà ohunkóhun ìṣẹ́gun lè fẹ́ fa àlàáfíà tó fẹ́ nílé wọn. Of allow the enemy to have their foothold. A Peace is very important. Àlàáfíà ó It's very important. Ó wá ìta. And that is why we are here this morning. Èrè dídì ìfàṣẹ Quickly, I'd like you to look at these two scriptures. Romans chapter fifteen verse 33. Romans fifteen thirty three. Romans chapter fifteen verse thirty three. Say now the God of peace be with you all. I thought the church would say loud amen. Nígbà ìfẹ́ ìjọ yóò ṣe àmì Let me read it again. Say now. The God of peace. Kí ọlọ́run àlàáfíà. Be with you. Ó wà pẹ̀lú gbogbo yín. Second Corinthians chapter thirteen. Second Corinthians. Kọ́rìntì chapter 13. I read verse 11. Finally, brethren. Be perfect. Be of good comfort. Be of one mind. Live in peace. And the God of love. And peace. Àti Shall be with you. If you look at that verse. You will see that wherever there is peace. The presence of God will be there. So the Bible says when we ensure that there is peace. The God of peace will be around. We say àlàáfíà. I pray for everyone who is here this morning. May the God of peace abide in your home in Jesus' name. Why? Because the other way around, conflict oh. talks very badly. Conflict hurts oh. very badly. Conflict lásìkò. will disturb the peace of the home. Yóò bá àlàáfíà tó bẹ nínú ilé jẹ́. It will leave the person you love broken. Yóò mú sẹ́ni tí o ní ìbẹ̀rẹ̀ tó ní ìròyìn. Yóò jẹ́ sẹ́ni tí a ń gbọ́ bàtà. Yóò sì ti gbọ́ Conflict lásìkò lead to break down in communication. Yóò yọrí sí àìlè lára ẹni sọ̀rọ̀ nínú ọ̀sán. Complete turn friends to foe. Lásìkò a máa sọ ọ̀rẹ́ ẹni bí ọ̀tá. Complete. Here's the cord that binds husband and wife together. Àásìgbò a máa Peace, love and promote hatred. Àásìgbò a máa make you to say what you don't want to say. Àásìgbò a promote revenge. Àásìgbò a lead to separation. And conflict. Can hinder you from making help. What is conflict? It is disagreement. Oh, it is struggle. Oh, it is contest. Ó jẹ́ ìfigagbága. It is pride. Ó oh, jẹ́ absence of peace. It is hostility. Conflict can be industrial conflict. Ó lè jẹ́ lásìkò níbi iṣẹ́. And the characteristics of that one is strike. Eléyìí la lè rí níta protest. Tí àwọn èèyàn máa lockdown níta tàbí kí wọ́n tilé jẹ́ pa. Can be national conflict. Ó lè jẹ́ lásìkò orílẹ̀-èdè. It can be marital conflict. Ó lè jẹ́ lásìkò ti ìṣèyàwó. Conflict is the inability of the couple in marriage to sort out their differences. Conflict is a situation where the husband wants one thing and the wife wants another. Conflict is a situation where the other person wants to impose his will by force on another person. That's why that God who made marriage. Èrèdí ni sílẹ̀ sọ ọlọ́run tó gbé ìgbéyàwó kalẹ̀. Who instituted marriage. Èyí tó gbé ìgbéyàwó kalẹ̀. In his wisdom. Nínú ọgbọ́n rẹ̀. No. Ọmọ. That boys and girls. Wípé ọ̀dọ́mọbìnrin àtọmọbìnrin. Cannot withstand conflict. Wọn ò lè dojúkọ làásìgbò. That's why marriage is not for boys and girls. Èrè tí nìkan ẹgbẹ́ ìgbéyàwó kì í ṣe fún ọmọ. Ṣé because of this that a man leave his father and mother? Ó ní nítorí ìlú ọkùnrin yóò ṣe fi bàbá And the man will leave his father and mother. He has to grow until he becomes a man. Ẹ̀sùn àti The boy must become a man. Then he will now leave his father. and Leave his mother. Then he will cleave to his wife. Love is dead. Kì It has to be a wife. Ó It has to be a woman. God bless everyone. somebody like you. Ẹni tó yàrá ìdìrá. And help me. Ó lè ràn lọ́wọ́. To solve the problem of loneliness. Láti lè yanjú wàhálà ìdáwà. To solve the problem of procreation. Láti lè yanjú wàhálà jẹ́ To avoid sin. Láti lè yanjú wàhálà and adultery. The Bible says. This is the purpose of marriage. Èrè ìdí nìkan wá ṣe gbé ìgbéyàwó kalẹ̀. So that God can have godly offspring. Kí Ọlọ́run tó lè ní àwọn irú ọmọ bíi ti Ọlọ́run. So that God can have children who serve God. Kí Ọlọ́run lè ní àwọn ọmọ tí wọ́n máa tọ́ Ọlọ́run. So that the righteous generation can be preserved on the earth. Kí àwọn ìran olódodo kí a lè dá wọn sí lórí ilẹ̀. The purpose of marriage is that God expects righteous offspring. Ìrètí ìgbéyàwó òun ní pé Ọlọ́run fẹ́ àwọn ọmọ tó jẹ́ olódodo. You find that one in Malek Malachi chapter two verse fifteen. Àwọn òye nínú ìwé Malachi orí ìkejì ẹsẹ̀ ìkẹẹ̀dógún. So that we can have children that serve God. Kí a bá lè bí àwọn ọmọ tí wọ́n máa sin Ọlọ́run. So that we can have children that will promote the kingdom of God. Kí a bá lè bí àwọn ọmọ tí wọ́n máa gbé ìjọba Ọlọ́run sókè. But you and I know that man possesses purpose. require flexibility. Ìgbéyàwó ó nílò kí ènìyàn máa tara. Marriage require real maturity. Ìgbéyàwó ó nílò ìtójúbọ́. Real maturity. Ìtójúbọ́ tó yanrantí. Emotional maturity. Ìtójúbọ́ ní káàkiri ẹ̀rọ àpàdé. A man and a woman that can put their emotion under control. Ìyẹn tó máa fi bí ọkùnrin àti obìnrin tó lè mú kí èrò ọkọ̀. Emotion like anger, jealousy, owó. So, so they pass through and put it under control. Require spiritual maturity. The person must be born again. The person must know between evil and good. Ó is spirit see? And you must know God. You must love God. And of course, financial maturity. Ìtọ́jú bá nípa ètò ìṣúná. It is the person must have a means of livelihood. Irúfẹ́ ìṣẹ́ oní láti ní iṣẹ́ The person must have a stable job. Ó ní láti ní iṣẹ́ must have a regular income coming in. What about physical maturity? And if the person is fully grown. Because some people have big body. They have the body of 15 years old. Unfortunately, the engine inside is 17. years. Ó ní ìlànà balloon body. So so physical maturity. À also very very important. What about social maturity? How we relate to our, our people other. Every human being have four level of relationship. Relate with yourself. If you don't love yourself, you cannot love anybody. If you don't care about yourself, if you throw yourself anyhow, That there are people who don't love themselves. Now how can the same person love another? You must know how to relate to yourself. You must know how to relate with other people. You must know how to relate to God. And you must know how to relate to your to your. Ọba lọ̀lọ́wọ́ àárín láti mọ bí a ṣe ń bá ọkọ tàbí ara ẹni ògbà. This level four levels of relationship. Ìtẹ́lẹ̀ ìbáṣepọ̀ mẹ́rin yìí. And and you have to relate to each of them differently. Èèyàn láti máa bá ọ̀kọ̀ọ̀kan ìtẹ́lẹ̀ ní ọ̀dọ̀. Ìwé you relate to your husband is different from the way you relate to other other people. Wọ́n yàtọ̀ bí mo ṣe máa bá àwọn ẹlòmíràn lò. The way when you relate to your friend is different from the way you relate to your wife. Bí o ṣe bá ń bá àwọn ọ̀rẹ́ rẹ ṣe, ó yàtọ̀ sí bó ṣe máa bá aya rẹ ṣe. And also sexual maturity. Àti ìfojúbọ́ níta ìbálòpọ̀. That is the people that are involved. Ìyẹn túmọ̀ sí àwọn tó kópa nínú rẹ̀. They have decided that they will make, they will satisfy the the need, the sexual need of the other person. Wọ́n ti ṣe ni wípé àwọn yóò tiẹ̀ ṣèṣe àìní níta ìbálòpọ̀ ti ẹnì kejì. Brothers and sisters. The peace of your marriage. Is not what you can claim. Like you claim spiritual gift. of ènìyàn ṣe Gift of working of miracles. No. It's not like that. It is a walk to the walk. Ó jẹ́ iṣẹ́ tó ń bọ̀. Actually, marriage is a serious work. Ìgbéyàwó kọ́dà iṣẹ́ takuntakun ni. Marriage is not a game. Ìgbéyàwó kì í ṣe tẹ́tẹ́ that you will succeed by luck. Marriage is not lottery. that you will succeed by chance. What I'm saying is not by chance. Kì í ṣe ohun jẹ́jẹ́ It is a choice you made. Ó To make it work. Whether the enemy likes it or not. You just must make it work. You must work around it. You must work it. You must work for it. You must work in it. The peace of your marriage will not come by accident. That is why in marriage there is nothing like rigidity. Oh, oh, oh, there is nothing like I decree it must be so. No. All who must learn to sit down. We must learn to dialogue. We must learn to make compromise. We must accommodate the other. The peace of your of your life. on their knees. I mean when they agree together. One will change a thousand. But two together will change ten thousand. So when the husband and wife agree together. Nígbà tí The devil is already hamster. Èsù But let me say this. Ṣùgbọ́n ẹni Conflict is normal. There is No marriage. Kò sí ìgbéyàwó kan. That does not have complete. Èyí tí kò ní làásìgbò tirẹ̀. But rather complete must be handled maturely. Ṣùgbọ́n ìhà tí a ní láti kọ sí. Without allowing complete to destroy the peace of the home. Báwo ni ìbàyẹ̀ká làásìgbò yìí láti lọ àlàáfíà ayé wa jẹ́? Don't try to win argument. Má you have lost the peace of your home. have. Kí o wá di yánpọnyánrin. Ephesians chapter four verse twenty-six. Ẹ̀fẹ́sù orí ìkẹrin. Ephesians chapter four look at what he says. Ẹ̀jẹ̀ ti àwọn ohun tí Ẹ̀fẹ́sù orí ìkẹrin sọ. Ephesians chapter four verse twenty-six. Ìwé Ẹ̀fẹ́sù orí ìkẹrin ẹ̀fẹ̀ ìjẹun ìdí náà Are you there? He said, Be angry. Orí ẹ̀bínú. And sin not. Ẹ má ti ṣẹ̀ṣẹ̀. Let not the sun. Ẹ má ṣe jẹ́ Go down. Kí ó bá. Upon your own. Ìbínú yìí. Here we already have a boundary. Níwọ̀nyí a ní bàbá. Whatever the disagreement, whatever conflict, it must not, you must, it must not go beyond the going down of the sun. A ò gbọdọ̀ jẹ́ kí Only a child of the devil will pray when there is bitterness in his heart. Ọmọ èsì nìkan ṣoṣo ni yóò máa gbàdúrà nígbà tí ìṣòro bá bẹ nínú ọkọ You are not happy with your wife, you are not happy with your husband. Inú rẹ̀ ò ní ọkọ ayáyá. Then you carry you carry prayer and you accept prayer. You are making mockery of yourself. O kàn fi ara ti ẹ̀ The Bible says. Ilé ni wípé. It must not go down. You must not sleep. Kò gbọ́dọ̀ sùn. Over the disagreement. It must be resolved right there. It must be resolved. That is what the Bible says. It must be resolved. So that your prayers will not be hindered. So that we don't give room for the enemy. The next verse, verse 27 says, Neither give place to the devil. So when the conflict is prolonged, It cannot be stopped. Ah, eh, eh, eh, I will not forgive. When the conflict is prolonged, it is a reaping ground for demons. You just open up yourself for unwanted visitors. You just open yourself up for strangers. You just open yourself up for demonic attacks. So what do we do? We watch out. A ní láti sọ́ra. Anytime you begin to see tension in the house. this is about bá ti rí pé ogún ló ti lé. Tí ẹ ti rí pé wàhálà the peace of God is, is being troubled. Tí àlàáfíà náà. Watch out for this thing. Ẹ kíyèsí àwọn kan. And and quickly resolve. Ní kọ́mọ́nkọ́mọ́ ti Don't give the, the enemy the room. Ẹ má ṣe ti àyè gba Because because because. It will truncate the joy of the home. Nítorí tẹ́ nítorí tẹ́ yóò pa yóò sì tẹ̀lé ayọ̀ tó bẹ nínú ìlú èyí. And if it is not resolved, it affects the children. Bí ẹ ò bá yanjú rẹ̀, yóò kó bá àwọn ọmọ pàápàá. It begins to affect them emotionally. Á ní kó bá wọn nípa wọn. And sometimes it begins to affect their, their academics. Nígbà mìíràn, yóò máa nípa lórí bí wọ́n ṣe ṣe nílé ìwé. Sometimes it begins to affect their health. Nígbà mìíràn, yóò máa ní ipa lórí ìlera wọn. Also, don't be rigid, don't be stubborn. Ẹ má ṣe jẹ́ olórí funfun alágídí. So watch out for these things? What are these signs? Kí You need to watch out before in the Number one. Is silent treatment. When, when the house suddenly become like a ghost. Like a cemetery. Home. is not supposed to be a graveyard. It's supposed to be a place where there is excitement. Ó yẹ kó jẹ́ ibi tó jẹ́ pé inú àwọn ènìyàn yóò ti máa dùn. You lubricate the wheel of your marriage by communication. Actually, how do you know a healthy family? It is They are free to talk. One day. A thing looked down from the from the up from the lofty where he was. Ọba kan ó wò láti orí And he saw Isaac and his wife. Ó wá ń sáṣẹ àti rẹ̀. Because Isaac had already told the king that this woman is not is not his wife. Nítorí wípé Abraham ó ti sọ fún ọba wípé. No, Isaac had already told the king Abimelech that this woman is is is his sister, not his wife. Ó ti sọ fún ọba Abímẹ́lẹ́kì And Abimelech, Abimelech, believe in. is sì sister. So one day Abímẹ́lẹ̀ began to watch. Ní ọjọ́ From the top of his house. And he saw Isaac and the person he called. Ìsísà. Ó wá rí sájà kẹni tó pè ní arábìnrin rẹ̀. The way they were playing together. Ó ní bí wọ́n ṣe ń jùmọ̀ ń sọ. Ah, I said this one is not your sister. This one is your wife. Eléyìí aya tirẹ̀ ní That is the way it's supposed to be. Ẹ̀jẹ̀ tó rí nìyí. The wife, the husband should be free. Aya àti ọkọ. So discuss everything under her. Wọ́n ní láti lè máa sọ fún ọ̀rọ̀ bó bá ṣe wù wọ́n. Fearfulness. Pẹ̀lú inú dídùn. Excitement. Pẹ̀lú oníwúwú what is expected. And under this kind of atmosphere. The the destiny the destiny of children prosper. Àyànmọ́ Number two, reporting your files to anybody, to everybody, to the people, to friends, including children. Pẹ̀lú They see the children die omi náà wọ́n tó. see your your your father. ẹ̀wọ̀n tí bàbá yóò wò ẹ̀wọ̀n tẹ̀sí ẹ̀wọ̀n tẹ̀sí ẹ̀wọ̀n tẹ̀sí. what is the father they will offer to the children. Òun fi ẹjọ́ ọkọ rẹ̀ òfin sùn àwọn ọmọ. The peace of the home is under is being challenged. Àlàáfíà ilé yìí ó ti wà ní abẹ́ ìdílé. Some people they don't care they report it to anybody. Àwọn kan wò sí ẹ̀bí títà kò sẹ́ni tí wọ́n lè lánú gbàgbà tí wọ́n rojọ́ fún. They report it to neighbor. Wọ́n sọ fún aládùúgbò. Wọ́n sọ fún ọ̀rẹ́. Even in the office. Wọ́n tún sọ fún àgbàkàgbà níbi iṣẹ́ wọn. What you don't know. Ohun tí wọn ò mọ̀. And after you gone. Níṣẹ́ lẹ́yìn tó bá ti tẹ̀yìn dà. Then you become a mockery. Wàá wá dẹ́ntọ́ máa fi who are appearing to be beating you. Àwọn ọjọ́ tí wọ́n bàbá ẹni tí wọ́n kà á wọ̀rẹ́. Oh, they are only mocking you. Wọ́n kàn fi ẹsẹ̀ sí ni. Ah, ah, ah, It shows that you are not mature. Ó fi hàn wípé o ò tójú Because when you leave, Then then you are the, your your topic what you say now becomes your topic. Ọ̀rọ̀ rẹ̀ The only people you are you are to report to once in a Ènìyàn ló ṣe pé now and then. Ó yẹ o máa fẹ́ Jésù lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í ṣe ní gbogbo ìgbà. People of God that will Men of God that will talk Àwọn ènìyàn Ọlọ́run tí o ní And not be a frequent thing. Kò Every week. Gbogbo Every month. Àwọn Number three. Ìkẹta. Is argument and quarreling. Ṣé ènìyàn máa Ṣé máa jà? it would disturb the peace of the home. Yóò bá àlàáfíà ìdílé jẹ́. Calling name. Calling name. Ṣé ẹ máa pe orúkọ oríṣiríṣi orúkọ? And all sorts of things. Àti onírúurú nǹkan. Four. Ìkárí. Is keeping diaries of offences. Oníṣẹ́ níní àkọsílẹ̀ àwọn ẹ̀ṣẹ̀. Number five. Ìkarùn-ún. Refusing to talk to each other. Láti bára sọ̀rọ̀. And deciding to write or to communicate through the children or through the house help or writing notes. láti máa bá ọkọ tàbí ayé ẹni sọ̀rọ̀ nípasẹ̀ àwọn ọmọ nípasẹ̀ ẹni tẹ́tẹ́ ó bá ń ṣiṣẹ́ nínú ilé tàbí nípasẹ̀ ìjọ máa kọ ìwé sí ara yín. retaliation. kéèyàn máa jẹ fún. number seven. ìkeje. working out on your spouse. kéèyàn ṣiṣẹ́ lórí ẹnì kejì rẹ̀. number eight. ìkẹjọ. sex embargo. òun ni láti má fàyè sí. number nine. ìkẹsàn-án. singing annoyance song. kéèyàn máa kọrin ìbínú àtòrí òwe. enemy of my soul pẹ́mẹ́ o. gbogbo ọ̀tá kan ní ẹ máa pẹ̀mẹ́ náà. kárẹ́ tó fẹ́ kú báyìí. àwọn orin òwe. I am married to Jesus, Satan leave me alone. Sàtánì ìjọwọ́ sílẹ̀ o. Why should you sing that kind of song? Báwo ló ṣe máa máa kọ́ irúfẹ́ orin When when there is trouble in the house. Nígbà tí wàhálà wà nínú ilé. Because who is better now? Bàbá mi èsì tó fẹ́. Quick to refer to the old offense, past offense. Ní kí jẹ́ kéèyàn máa tọ́ka sí àwọn ohun tí ó ń blaming, blaming each other. Ṣíṣe ẹnu ẹ̀sùn kan ara ẹni. Transfer aggression. Láti lè jẹ́ kí ìbínú ìṣẹ́ máa wá lórí àwọn ènìyàn. The problem of the office. Ìṣòro tí ń bá. Now we, we will bring it home and dump it on our spouse. Ìṣòro tó ń bẹ níbi iṣẹ́ àwọn àjẹwá sínú ilé. Open it. Refusing to cook for the family. Keeping wrong company. Lẹ́yìn máa bá ẹgbẹ́ búburú tẹ́jẹ́ Criticism and comparison. Listening to gossip. Poor understanding of the road. God has assigned roles. Ọlọ́run ní àwọn ojúṣe kan When the husband plays his role. The wife who plays her role. Tí aya You see that everything will be moving smooth. Husband love your wife. And let wife to see that he respects and submit to her husband. And submission is not slavery. Submission is not subjugation ìtẹríba kìí ṣe wíwọ ẹni sílẹ̀. There is blessing in submission. Ìbùkún bẹ nínú ìtẹríba. Listening to gossip. Títẹ́ títí. Using of foul languages. Kéèyàn máa lo ọ̀rọ̀ òdì. Foul languages. Àwọn ọ̀rọ̀ búburú ọ̀rọ̀ ikú. You are a witch. Àjẹniọ́. Where did she become weak? Ìgbà wo ló wá tún ti àjẹ́ o? She when she marries you. Ṣé nígbà tó fẹ́ ọ ni? Or has he been a witch before? Tàbí ó a jẹ́ àjẹ́ kó tó fẹ́. And I hope you remember. Èmi lérò pé ọmọ sí. Anybody who sleeps with a witch uh, is already a wizard. Kì í ṣe ẹnikẹ́ni tó bá bá àjẹ́ sùn, ó ti di oṣó. Ó ṣe yẹ́sẹ̀ ṣí ṣí goat. Ó ń sọ wípé. Yes. Ẹranko yìí ṣe person who is ego. Ìyẹn túmọ̀ sí pé ìwọ pàápàá ẹranko gidi yan. Impatient. Àìní sùúrù. And refusing to pray together. Àti kíkọ̀ láti jùmọ̀ gbàdúrà. Too high expectations. Bẹ́ẹ̀ni wọ́n máa ní ìrètí tí ó pàjọjọ. As a matter of fact, the expectations of people brought into marriage. Ìrètí tí àwọn ènìyàn ń gbé wọn ní ìgbéyàwó. It does not exist. Kò sí níbẹ̀. Brothers and sisters. Arákùnrin àti lóbìnrin. If you watch Nollywood. Tí ẹ bá ń And what you are seeing there. Lójú ohun tí ẹ̀ ń rí nílẹ̀. Is the expectation you are bringing to marriage. Òun ni ìrètí tí ẹ̀ ń jẹ́ wọlé ìgbéyàwó. Is the word of phantom. Ó jẹ́ ọ̀rọ̀ ìṣe. Not real. The one you are in now, that man, that woman is the real one. The other one you are seeing is a drama. Infidelity. Àìjẹ́ olótìtọ́. Perfectionist. Wípé ènìyàn tilẹ̀ pé jù. Everything must be perfect. Ohun gbogbo gbọ́dọ̀ pé ni. I know a sister. Mo máa rábìnrin kan. You enter the house. Ẹ̀wọ̀n ní ilé. You are greeting her. Tí ẹ bá ń kí i. She's not answering you. Kò ní dá yín lóhùn. She's looking at your leg. A máa wo ẹsẹ̀ yín. They dust your leg brought to the house. Then she will bring a boom. You'll be sweeping that your How do we resolve conflict? Conflict is normal. It happens. It's not strange. How do we resolve it? How do we resolve without distrust? Destroying the peace of the home. Báwo la ó ṣe yanjú rẹ̀ láì tan àlàáfíà ní ilé rẹ̀? Number one. Àkọ́kọ́. Resolve conflict. Ẹ yanjú làásìkò yìí. Without fight. Láì sí ìjà. Without raising your voice. Láì sí ṣe gbóhùn sókè. A marriage thou shall discuss alone. Thou shall not argue. Nínú ìgbéyàwó, ẹ láti máa fọ̀rọ̀ sómi tó rọrùn, ẹ ò gbọ́dọ̀ máa jiyàn. In marriage, thou shalt discuss alone, thou shalt not argue. Nínú ìgbéyàwó, ẹ láti fọ̀rọ̀ sómi tó rọrùn, ẹ ò gbọ́dọ̀ máa jiyàn. In marriage, you are not allowed to dig up the old wound. Nínú You don't continue to refer to the whole mistake. You don't continue to dig up old wounds. Number two is to accept your spouse for who is or who she is. Òun ni kí ẹ tẹ́wọ́ bá ẹnìkejì yín gẹ́gẹ́ bí o ṣe rí. That is, not perfect and you too, you are not perfect. Ìyẹn túmọ̀ sí pé kì í ṣẹni tó pé ìwọ pàápàá o ò pé lẹ́dá Ah, he say you don't know my husband. He ah, is a perfect man. Ọkùnrin tó pé ó yanra tí ó sì dáńgájá. In fact, he's an angel. Kódà, áńgẹ́lì ni. It's not true. Kò rí bẹ́ẹ̀. It is an angel. Tó bá jẹ́ áńgẹ́lì ni. They will not marry. Kò Angel don't marry. Angel ò ń So so just note that. Three. Ẹ kí èsì èyí kẹ́kẹ́ tolerance. Òun ni títà ìdára ẹni. Ability to accept each other. Ìtàn láti tẹ́wọ́ bara ẹni. Knowing fully well that you are not perfect and I am not perfect. Láti mọ̀ dájú pé ìwọ òpé mi ò pé. Ability to resolve our differences without making reference. Ìtàn láti yanjú gbogbo ṣẹ́ṣẹ́ àání láti yanjú láìsí lè tọ́ka sí nǹkan mìíràn. That is what we mean by tolerance. Ohun tí à ń sọ̀rọ̀ yìí nípa títà ìdára ẹni. And the thought of this thought that the person you marry will meet all your needs is also a delusion. Èrò yìí ṣe ẹni tí o fẹ́ yìí yóò yóò ṣe àbápàdé There is no human being that can meet your needs. Kò sí ẹ̀dá ènìyàn èyí tó jẹ́ Only God. Can meet all our needs. Òun ló lè bá gbogbo àìní Look at Colossians chapter three verse twelve. Ẹ wo ìwé Colossians. He says, "Put on, therefore, are the elect of God, holy and beloved, powers of mercy, kindness, humbleness of mind, meekness, long suffering. Nítorí náà bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ̀ àti olùfẹ́, ẹgbẹ́ ọkàn ìyọ́núwọ̀, ìṣeun, ìrẹ̀lẹ̀, inú tútù, ìpamọ́ra. Thirteen. Forbearing one another. Ẹ máa faradà fún ara yín. And forgiven one another. Ẹ sì máa dáríji ara yín. Says if any man have a quarrel against any. Ó ní bí ẹnì kan bá ní ẹ̀sìn. Even as Christ forgave you. Ó ní bí Kristi ti dáríji yìí. So also do ye. The, the, the, the thought to the thought or the expectation that one man will solve your problem or one woman will meet all your needs is the beginning of frustration. Èrò tàbí ìṣèǹtẹ́ èèyàn kan bóyá ọkùnrin àti obìnrin yóò yanjú gbogbo ìṣòro rẹ ó jẹ́ ìbẹ̀rẹ̀ ìṣubú. Please also know that the person you marry is not brought up from your culture most of the time, from your family background. You, you have different upbringing. Ẹ tún láti rí dájú wípé ẹni tí ẹ fẹ́ kì í ṣe ẹ̀yà kan náà ni ẹ ti jọ wá. Bí wọ́n ṣe sọ yín, ó yàtọ̀ sí ara wọn. And that's no woman being can change another woman being. Àti wípé kò sí ẹ̀dá ènìyàn kan ṣoṣo tó lè yí ẹlòmíràn padà. It's only God who change. Ọlọ́run nìkan ṣoṣo lọ́ba tí máa ń yí ẹlòmíràn padà. It's only God who has that power. Ọlọ́run nìkan ṣoṣo ló ní agbára yìí. Men are different, women are different. Ọkùnrin yàtọ̀, obìnrin sì yàtọ̀. So we need to know this. A ní láti mọ èyí. Our taste differ. Bí a ṣe ń. Temperament differ and we need to know this. Of course, the number four is forgive and forget. Every woman being has his own annoying habit. So live with your own. Ẹ bá Maybe snoring in the night. Bóyá Am I? ọrùn Am I? putting socks on the bed. Loud music. Just live with your own hands. And uh, continue to make adjustments. Number five is communication. Again communication is coming this time around. Ìbáraẹnisọ̀rọ̀ tún you must tell your husband, your wife, what you want. Some people are getting angry that the other person is supposed to know what is in my mind. Inú bí Brothers and sisters, tell your wife what you want. Òun The soup The pepper soup, the pepper is more than the soup. Wà á sọ fún ọ. Explain. Wà á ṣàlàyé fún yín pé ata ó ti pọ̀ jù nínú ọbẹ̀ yìí. Ṣàlàyé fún. So you need to talk. O ní láti sọ̀rọ̀. On so many things. Lórí ọ̀pọ̀lọpọ̀ tán. What you want. You tell him or her. Ohun tí o máa fẹ́ wà á sọ fún un. If the, your, the peace of your home is important to you. Tí àlàáfíà òdílé rẹ tí bá jẹ́ ọ lógún. Then you must not stop talking o gbọdọ̀ dẹ́kun àti sọ̀rọ̀ must keep on talking. Mo ní láti máa tẹ̀síwájú tí o máa Even on finances. Pàápàá lórí ètò ìṣúná. And talk. How the finances are going to be taken care of. Even sex matters. Children. You talk to each other. You don't talk on the other person. You don't talk over the other person. Number six. Ìkẹfà. Number six is very important. Ó ṣe pàtàkì. You must grow together. Ẹni láti jùmọ̀ máa dàgbà. You must grow together. Ẹni láti máa jùmọ̀ dàgbà. If the husband is we are just using an example now. Ọkùnrin ṣe àpẹẹrẹ ní o. The husband is in ladder nine spiritually. Uh, uh, And the wife is struggling at ladder two. Bí ìyàwó sì ń làkàkà ní àkàtọ̀ ilé. Let me tell you they will never be compatible. That's why when your husband is growing, why you must grow together? Bí ọkọ rẹ bá ń dàgbà, ẹ̀yin ayé alẹ́ jùmọ̀ máa dàgbà pẹ̀lú wọn. It's fasting, go ahead and fast. Wọ́n máa ń gbàwẹ̀, ìwọ́n pàápàá máa gbàwẹ̀ pẹ̀lú. Pray, please go ahead and join the prayer. Bí ó bá ń gbàdúrà, kí á rápọ̀ mọ́ ṣẹ́ẹ̀tì tí wọ́n máa gbàdúrà. Because that is very very important. Nítorí pé eléyìí ó ṣe pàtàkì lọ́dọ̀. Ọba is spiritually connected. Ọkọ ó ti ní àsopọ̀ pẹ̀lú ọlọ́run. the wife is not connected. Ṣùgbọ́n aya kò ní àsopọ̀. Or the wife is heavy. Tàbí aya ló ti ní àsopọ̀. A giant spiritually. Ó jẹ́ òmìnira níta jẹ́. For now the, the husband is struggling. Ṣùgbọ́n kọjá àrà ó sì ń bàtàkà. Ìpinnu wọ. Kò lè ṣí bẹ́ẹ̀ kò bára mú. The husband is is I mean is is is. is full of the Holy Ghost. Ọkọ kún ẹ̀mí mímọ́. The wine is dry. Aya ó gbẹ. They cannot cope together. Kò sí ẹ̀jọ́ ara wọn. Because they are not operating at the same frequency. Nítorí pé wọn ò ṣiṣẹ́ ní ìpele kan náà. The wife, the wife is painful forceful. The husband is saying, what is forceful? Aya ó ń sọ ọrẹ àkọ́tò. Ọkọ ní kí ni kí ló ń jọrẹ àkọ́tò? that's the, the cause of many troubles. Eléyìí jẹ́ ohun tó ṣokùnfà ọ̀pọ̀ ìṣòro. must go together. And when we when you grow together, they bring honor and glory to God. It brings respect in the community. When, when you see husband and wife that are peace, àti It is beautiful. ohun rẹwà Learn to choose to solve your conflict at the right time. Ẹ Because you can even want to make peace at the wrong time. Don't be too big to apologize. And after every resolution of every conflict prayer of thanksgiving to go to God. And pray. To move on from there. Continue to be friends. That's the only way. When you before you marry you were friends. Tí ẹ tó ṣe ìgbéyàwó ọ̀rẹ́ ní. Now you are married, continue to be friends. Níwọ̀n ìgbà tẹ́ wá ti ṣe ìgbéyàwó ẹ̀sẹ̀ síwájú láti máa bá ẹni. Take time to always be together. Ẹ wá àyè pé kẹ́ ẹ jọ máa wà papọ̀. In a relaxed atmosphere. Ní ibi tẹ́tẹ́ ẹ lè sinmi. And build godly character. Bí ẹ sì ní ìwà tó Build continue to build on good character. Ẹ tẹ̀síwájú láti máa wo ìwà I see God helping us today. Èmi rí i tó Olúwa yóò ràn And bringing his glory to tabernacle over our home. Yóò sì mú bí ògo rẹ̀ tí The strange legs that have walked into our home. Ẹ̀jẹ̀ àjèjì tó ti rìn wọ́n ní ilé The Lord shall push them out. Olúwa yóò sì wọ́n jáde. In the name of Jesus Christ. Rise up on your feet. We are going to pray. Àwọn lọ gbàdúrà. We are going to ask God. Àwọn sọ fún Olúwa. The first prayer is this. Ó bá àdúrà àkọ́kọ́ And I want you to pray it very very well. Can you say the prayer with a loud voice? Ẹ wí kókó àdúrà Can you shout it at the top of your voice? Ẹ Set the battle of my parents in marriage. Oh! ọmọ àwọn òbí mi nínú ìṣẹ́. shall not be my battle. Ìyá ọ̀gá ogun ti tèmi. The challenge of my parents in marriage. Ìgbènijà tí a lọ bí my challenge. In the name of Jesus. Open your mouth and pray. Ẹ̀lẹ́ni ti ẹ̀gbàdúrà. The battle of my parents. Ogun tí àwọn òbí mi ní. In marriage. Nínú ìgbéyàwó. Shall not be my battle. Kò jẹ́ ogun títí tèmi. The challenge of my parents. Ìṣèlú tàbí àwọn òbí mi. marriage. Nínú ìgbéyàwó. Shall not be my challenge. Èmi ní. In the name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. In Jesus' mighty name we pray. Now lift up your right hand and shout this one loud and clear. Let the spirit of marriage destruction. Ẹ̀mí ti ń ta ìgbéyàwó rú. Leave my marriage alone. Open your mouth and pray. Máa ẹnu rẹ tí o thou spirit of marriage destruction. Leave my marriage alone. won't. Ìwọ ìmú tí pa So rú. Jọ̀wọ́ ìgbéyàwó mi. Leave my marriage alone. So Jọ̀wọ́ ìgbéyàwó mi. In Jesus' mighty name, we pray. Ní orúkọ Jésù tó lágbára lágbára. hallelujah. Ìpè hallelujah. My marriage is lifted, hallelujah. Ìgbéyàwó mi ti gba ìgbàsókè, hallelujah. Today is another opportunity to thank God for all that He is able to do for us. Kò ní sí àǹfààní mìíràn láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo tó ti ṣe fún wa. in the past year. nínú àwọn ọdún tó kọjá. and he has brought us again into another year. ó sì tún mú wa wọnú ọdún tuntun mìíràn. of great expectation. ti ìrètí ńlá. We are gathering here again. A kó àjọpọ̀ sí lẹ́ẹ̀kan sí. In our monthly Sunday family forum. Gẹ́gẹ́ bí ìṣe nínú ìpéjọpọ̀ ọ̀rọ̀ ìdílé. Where the bold bring their mind to God. And they are blessed by divine responses that they receive. Tí wọ́n sì ń gba ìbùkún nípasẹ̀ èsì àtòkè wá tí wọ́n rí gbà. I pray as we gather here today. Àdúrà mi ni pé bí a ti fún sí ìlónìí. The Lord will be glorified in your life. Ọlọ́run yóò gba ìṣelógo nínú ayé wa. In Jesus' name. Ní orúkọ Jésù. Um, I just want to give one or two announcements before we That's the question, question and answer. Professor fẹ́ sọ um, uh, Quickly, um, a woman who is uh, just submitted this is worried about uh, uh, being abandoned by her husband and uh, she's being very, very careful to report him because of the consequences this can have on his job. Arábìnrin yìí ni ó ní ìrètí náà. immediately after this uh, program. Ìjọ ọkọ fi wọ́n sílẹ̀, wọ́n kò sì tẹ́tẹ̀tì lọ fẹjọ́ rẹ̀ sùn níbi iṣẹ́ nítorí ràbọ̀ràbọ̀ tí yóò rí ẹjọ̀ wọ́n rí wa lẹ́yìn tí. There is a woman who is talking about the inconvenience of keeping husband relatives in their very small tight accommodation. Bákan náà ni arábìnrin kan wà tó jẹ́ wípé àwọn mọ̀lẹ́bí ọkọ wọ́n fẹ́ máa bá wọn gbé pọ̀ ní ibi ìyàrá tí ò tóbi tó. We appeal to you to see us through. This is a very sensitive and it requires a wisdom. Ayọ̀ yìí tẹ wá rí wa, ọ̀rọ̀ yìí kò ṣe fọwọ́ lásán mú, ó sì nílò ọgbọ́n àtìkì wá. Praise God. Ẹ̀yin Olúwa. This is a special year as I told you. Ọjọ́ àṣàyàn ni ọdún yìí mo ti rí wa. Dear God has promised tí Ọlọ́run ti ṣe ìlérí. lead us individually in our marriages to fulfilling the purpose of that marriage. Láti mú ẹnì kọ̀ọ̀kan wa nínú ìgbéyàwó wa ní àmúṣẹ nínú ìgbéyàwó oh, náà. Open your mouth and pray this prayer. Èyí náà lanu wa láti gbàdúrà yìí. Assembly of the wicked. Ìpéjọpọ̀ àwọn ẹni ìkà. Hear me and hear me well. Bọ́ọ̀lù dáadáa. This season is the season of extraordinary turnaround. Àkókò ìyípadà àrà ọ̀tọ̀ ní àkókò yìí bẹ́ẹ̀. Therefore, scatter! In the name of Jesus, scatter, scatter, scatter, scatter, scatter, scatter, scatter, scatter, scatter. In the name of Jesus. Amen. Amen. The first question, beloved, goes on. Ìbéèrè àkọ́kọ́ ni ó lọ Is it right your wife to say her next of kin must be her children? Ìjọ tọ́ fún aya láti sọ wípé ẹni tí ó túmọ̀ gbọ̀ngbọ̀n nínú àwọn ìwé tí a tọwọ́ sí ní iṣẹ́ ni àwọn ọmọ òun. Is it right for her to dictate when she should have sex? Ìjọ tọ́ tí aya máa sọ ìgbà tí ọkọ yóò bá ní ìbálòpọ̀. Is it right when your wife helps you to borrow money? Ǹjẹ́ ó tọ́ ní ìgbà tí aya bá rọni lọ́wọ́ láti yá owó. to do business and start telling people particularly when the business is no longer bringing the expected profit. láti fi ṣòwò kí ó sì máa wí fún gbogbo èèyàn ní pàápàá jùlọ nígbà tí òwò náà tí ò bá yọrí sí rere bí a ti ń fẹ́. praise God. ẹ̀yin olúwa. now uh, we need questions uh, what is obvious the impression that is given is that. Uh, a person, this person is being already judgmental and seeking for kind of intervention that may give him a kind of respite of consolation. Òun tó wà nínú ìbéèrè yìí wípé ẹni yìí ti pinnu pọ̀ ní ọkàn rẹ̀, ó sì ti ṣe ìdájọ́ ní ọkàn rẹ̀, ṣùgbọ́n wọ́n wá láti fi ìjọ́rọ̀ náà múlẹ̀ èyí tí yóò fún ní àtìlẹ́yìn. Marriage is not all about right, right, right, but about taking responsibility and being able to do or not able to play your role as a member of family. It is about role playing. It is about how well you do it, how well you are not able to do it. Ìgbéyàwó kò dá lórí ẹ̀sọ́ ẹ̀kọ́ nìkan, ṣùgbọ́n dá lórí wípé téèyàn yóò ti ṣe ojúṣe rẹ̀ nínú ìgbéyàwó àti ìgbà tí yóò ṣe ṣíṣe bí ó ti ṣe dára tó àti bí ó ṣe jáfáfá tó nínú rẹ̀. This question clearly shows lack of understanding and application of biblical principles, assuming that you are Christian ìbéèrè yìí ni ó ṣàfihàn ní gbangba títẹ̀ nìyí kò ní òye tó bákan náà ni kò ní òye nínú ọ̀rọ̀ ìwé mímọ́ ní pàápàá jùlọ bí ó bá jẹ́ ní kì. Again, effective communications on the principle are also lacking to address the issue. Bákan náà ni ìbánisọ̀rọ̀ ní ọ̀nà tó múnádóko lórí ọ̀rọ̀ àwọn ìlànà àti ìgbékalẹ̀ kò múná tó láti lè ṣe so talking about next of kin biblically um, uh, the spouse must be the next of king, as both of you have become one flesh in the Holy Testimony as uh, confirmed by Genesis 2. Um, 2, 24 and 25. Nígbà tí a bá wá ń sọ nípa ìbátan tí ó súnmọ́ ni jùlọ tí a fi ọkàn tán ọkọ̀ àti ẹ̀yà ló láti jẹ́ ìbátan tí a fi ọkàn tó dì lọ nípa pàjùlọ gẹ́gẹ́ bí ìwé Genesis orí ìkejì ti ṣe sọ. Now outside Christian marriage. Báyìí wá lóde ìgbéyàwó ti Kìrìsìtẹ́nì. The next of kin can be a closely related person by blood and by legal ruling. Ìbátan tí a fọkàn tán, ó lè jẹ́ mọ̀lẹ́bí tí a tọkọ̀ nípa ẹ̀jẹ̀ àti nípa àgbékalẹ̀ tí o. But I assume you are talking from the perspective of Bible in this case. Ṣùgbọ́n mi kò lè ṣe wípé ẹ̀ ń sọ nípa ti ọ̀nà bíbélì ti jẹ́ ti kìsẹ́yìn. Dictating time for sex. Tí a máa sọ ìgbà táwọn ní ìbálòpọ̀. Bible clearly forbids a denial of sex or dictating sex to partner and it calls it defrauding ní gbangba ni bíbélì takùn wípé a ò gbọdọ̀ máa fi ọwọ́ lalẹ̀ fún ara wa ní ìgbà tó bá ara wa ní ìbálòpọ̀ ó sì pé pàápàá ní ìjànilólè. That is in First Corinthians seven five. Except there is a trial agreement between both of you to abstain to be able to observe some religious uh, purpose in your marriage. Èyí wà nínú ìwé Kọ́rìntì kìíní oríkejì ẹsẹ̀ karùn-ún àyàfi tó bá jẹ́ wípé àdéhùn wà láàrin lọ́kọ́láya náà wípé wọ́n fẹ́ jùmọ̀ gbé ìgbésẹ̀ òun kan ní ìpele tiẹ̀ ní. borrowing he talks about is it right. ó sọ nípa you are not against uh, the borrowing you are just saying that uh, he broadcast to people um, what uh, I mean the, uh, the woman did uh, for for him when the business has failed iṣẹ́ owó kì ṣe wípé à ń ṣe lòdì sí pé kí a yá owó ṣùgbọ́n tí a níbẹ̀ ni wípé ó ní alákùnrin náà ó lọ ń ròyìn fún gbogbo àwọn èèyàn dípò òun bá yá owó tí òun náà sì tún wá fi sọpọ́n. Deuteronomy let's get this one clear first in Deuteronomy fifteen six Christians are enjoined not to borrow but to be a lender to nation borrower according to Bible two makes a borrower servant to the lender nínú ìwé títíọ́nọ́mì orí karùndínlógún ẹsẹ̀ keje bíbélì ti sọ fún wa wípé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì a máa wí orílẹ̀-èdè ni a ò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń yá nítorí pẹ́nipẹ́ni tí ó bá ń yáwó yóò máa sùúrù ní ọ̀dọ̀ ẹni tó yáwó ni. But since you learn the realm of the Bible. ṣùgbọ́n nígbà táwa ti fi ìpele ti fi ẹni tí ẹ ti owó wà yìí. It was necessary you jointly consider the implication of borrowing for a project which may include failure to meet set profit targets. Ó ti dandan gbọ̀n tí a jọ fohùn ṣọ̀pọ̀ kí a sì jọ wò ó ní ojútùlùkù wípé owó tí a yá yìí tí a fẹ́ fi ṣòwò yìí tí ó sì ti wá fi orí sọ́pọ̀ wà yìí. Once you borrow, there is no secret again, at least from the point of explaining the, to the lender or lenders the reason or reasons for the project failure Because the husband is under the impression that uh, she got the money perhaps from one person. No, it could be from uh, a colony of uh, uh, willing, you know, <laughs> lender. And maybe that's what is referring to as broadcasting. So if, eh, if, eh, once you are a borrower, your name is on the internet. Níwọ̀n tó ti jẹ́ wípé ẹ̀yà eh, owó yìí ni kò sí àṣírí kan tó bò mọ́ nípa owó tí ẹ yá nípa òwòsí ẹni ṣe àti tí òwò náà ti ṣe forí sọ́pọ́n ọkọ ń lérò wípé bóyá ẹnìkan péré yóò yá lówó ó lè jẹ́ àpéjọpọ̀ àwọn ènìyàn kan yóò yá lówó níwọ̀n ìgbà tí èèyàn bá sì ti yá owó orúkọ rẹ̀ ó ti wà lórí ẹ̀rọ alátagbà. However, both of you have carefully and jointly considered the risk involved. The question you raised may have been unnecessary, as both of you must have understood that you are co-borrowers by mutual commitment. ló bá jẹ́ wípé ọ̀hún méjèèjì ti jọ rò dáadáa tí ẹ ti jọ fún oṣù kan ni nípa ìrètí tí ẹjọ́ ti ya owó kò ní sí ẹjọ́ wípé bóyá nǹkan tí ó ń sọ̀rọ̀ náà kiri nítorí ẹ̀ ti jọ fún oṣù kan wípé ẹ̀yin méjèèjì á ti fèsì ní ṣèjọ ya owó. so it is not about right but about effective communication we will and however welcome you both at happy home alaba meji house as we guests there are other information left out in your question. It is not about right. It is about effective communication that was lacking between you and your wife. Kì í ṣe nípa ìtàn, ṣùgbọ́n ìbánisọ̀rọ̀ ọ̀kọ̀ tó múná jókòó òun láàrin lọ́kọláya yìí a sì wá retí ní ibi ọ̀dọ́ wa ní alábàlẹ́jì nítorí a wípé àwọn òròyìn kan wà tí ò sì fi sọ̀wọ́ sí wa. The second question goes this according to you referring to the last uh, message on parenting I guess. Yeah? Ìbéèrè kejì gẹ́gẹ́ bí alábòjútó gbogbogbò ti sọ, èyí sọ nípa ìwàásù tí wọ́n sọ lórí ṣíṣe ìṣe òbí. That they should respect Ṣé ká máa bọ̀wọ̀ fún? Our parents. Àwọn òbí wa. What is your take on this act of mothers visiting his son without informing him of her coming? Um, she always tell my wife of the things that transpire between she and my father and above all also taking over. He takes over the house whenever she comes around kí ni èròǹgbà ti yín lórí màmá yìí tó jẹ́ wípé ní gbogbo ìgbà tó bá ti wù wọ́n wọ́n á bẹ̀rù wọn jẹ́ tí wọ́n á láwọn wá bá wa ní ìgbà tó bá sì tún dé tán gbogbo tó ṣẹlẹ̀ láàrin àwọn àti bàbá mi ni wọ́n á tò tí wọ́n rò fún ìyàwó mi lẹ́yìn èyí tí wọ́n bá ti dé àwọn ni ó wà jẹ bá ìsinmi wa kí ni ohun ti ẹ̀rù lórí ọ̀rọ̀ yìí. What should I do? Do I still allow this kind of act to continue? Please advise me síbẹ̀ òbí pé kí n ṣe ṣé kí n máa gbà wọ́n láàyè kí wọ́n máa tẹ̀síwájú nínú ìfọwọ́ralẹ̀ nínú ilé mi yìí àbí kí ni kí n ṣe sí i. I can see your anger, brother. Mo lè rí ìbínú yín arákùnrin. You have asked whether you should allow this act by your mother to continue. Ẹ bẹ̀rẹ̀ bóyá kí ayé tẹ̀síwájú nínú ìwà wọn yìí sí. And from your tone. Látinú ohun tí ẹ ti lò. You want these odd things to stop. Because it does not make sense to you. Nítorí kò tilẹ̀ fa ọgbọ́n yọ ní ti Let me advise you. Ẹ jẹ́ kí gbà yín ní ìmọ̀ràn. You have even gone to the extent of calling her an intruder because she does not give you prior information about her visit. Ẹ tiẹ̀ ti pé màmá yìí ní tojúbọlé nítorí pé wọn ò máa sọ fún yín kó tó wá pé mo bọ̀ wá You did not explain how she has taken over your house. I hope it is not because she tells all the story you did not have privilege to know to your wife. Ẹ ò sì sọ fún wa ìdí tí wọ́n fi wá torí wípé ẹ ń wò wípé torí wọ́n sọ àwọn òtàn èyí tẹ́yìn ò mọ̀ nípa rẹ̀ fún ìyàwó yín. We are quite aware of, I mean, we know what it is for an in-law, mother-in-law to take over, you know, some house. Ah. Sometimes it does not even involve physical visits. Uh, the house can be taken over from even location of the mother. It depends on what type of thing is getting to the house. From either the telephone or from all kinds of things. But we know what it is for a mother-in-law to take over. But what we felt has happened here is the anger that was provoked by the fact that the woman has gone ahead to tell too much of story that she would have wished that she didn't. a mọ̀ wípé kì tuntun fún àwọn ìyá ọkọ tí wọ́n máa fọwọ́ lálẹ̀ nínú ilé ọmọ wọn tí ó ti tẹ̀ wípé wọ́n wá tẹ̀ àti wọ́n wá tẹ̀ àti wà ní àgbègbè ibi tí wọ́n lò sí. ṣùgbọ́n wá rí wípé ohun tó ń bẹ̀ nínú ní pàtó ni wípé ẹ̀ wò pé màmá ní ti pa àwọn ìtàn àrọ́bá èyí tẹ́ òfẹ́ You may have the right or reason to feel the way you do because uh, you know your mother more than any other body, any other person. You know, you know her motives, you know everything. But by and large, she may not be as bad as you are thinking. But uh, to, to us, it's only a poor woman in spirit and uh, you know the product. She might have been a product of her cultural environment that has shaped her the way she is. I want you to give talk to that too. A mọ̀ wípé ẹmọ màmá yìí jù wá lọ, ṣùgbọ́n tírèsè gbogbo rẹ̀, a ní wípé ó lè jẹ́ wípé ti àwùjọ bí tí wọ́n ti dàgbà àbí tí wọ́n gbé òun ló jẹ́ kí wọ́n ní irúfẹ́ ìwà èyí tẹ̀yìn wù tẹ̀lé bí wípé kò dára tó. She may indeed have her own fault, but not putting you into confidence, but she does not need to be disowned for the revealing or revelation you made uh, about the family secret to your wife, your past, your past, your partner, your wife, which one expects you to divulge, to volunteer to your wife? You know, if you knew. A mọ̀ ó lè wọ́n lè ti jẹ̀bi nínú sísọ àwọn ọ̀rọ̀ kan fún ìyàwó yín, ìyàwó yín tó jẹ́ wípé ìkejì yín ni ààbọ̀ yín ni èyí tí wọ́n sì sọ fún un wá rò wípé kò sọ ọ́. Yes. Well, you are one. Ọkọ tì the provision of Genesis 2 and 5, you are both naked and you are not ashamed. Openness is what that verse is trying to tell you. Gẹ́gẹ́ bí ìwé You practice that openness at all levels of your relationship with your wife. Ti sọ, ẹni láti wà ní gbangba pẹ̀lú ìyàwó yín, kò gbọ́dọ̀ tí àṣírí kan láàárín ẹ̀yà àwọn oyin. Besides the knowledge of such so-called uh, secrets are better kept in the in a kind of call out of your prayer. So build the picture. My mother, I give an example, was a very close friend to my to my wife, best of friends. It is rare in this generation to see that, and uh, a lot of things have got to her, good and challenging. But we have learned to put all such things in our prayer, and it has helped us a great deal. I think if you are careful, you may still derive so much benefit from information in uh, deliverance ministry, we need information to be able to do, I mean, and achieve most of the things we have in information. And this is one of the information that could help you. I'll give you an example of a person who went to uh, uh, a mother-in-law and was complaining about the lazy attitude of the husband at the domestic level. Oh, you cannot handle anything. You can't even change globe when it is burned in the house. You can't. He can carry baby maybe for one minute while the woman wants to do something. So the, the, the, the lady just pissed off and was trying to get information, went to the mother, and the mother just opened the kangaroo. Well. And he said, okay, thank you that you are even knowing this. I was thinking of telling you, but I tell you, this is what I went through with father. And uh, I mean, and today nobody can see the evidence of sex in our marriage because it was handled purposely. It is, now that you are a Christian as I am, This is an information you can use for this until day. You know that things, the wind of change has come to that family. And the boy they call lazy is one of the most serious supportive in the area of domestic thing to the home today. So I would advise you, my brother, uh, take a lesson from this too and see it beyond the negative way that you are thinking about it. God Ohun tí èèyàn sọ fún mi wípé àwọn ohun tó ń ṣẹlẹ̀ ló yẹ kí ẹ lóní láti gbàdúrà láti lè mójútùú báwọn òṣèlè nínú ẹbí yín. Ìyàwó mi àti màmá mi, wọ́n jẹ́ ọ̀rẹ́ méjì tó jẹ́ wípé a fẹ́ ìbádìrú rẹ̀ ní àwùjọ yìí bákan náà ló jẹ́ wípé arábìnrin kan wà tó jẹ́ wípé ó lọ sọ fún ìyá ọkọ rẹ̀ pé ọkọ mi o ó lè dágbọ́ mi kaná nínú ilé kọ́wọ́ tí gírọ̀bù lé má tilẹ̀ bàjẹ́ kò ní ìyọ́kó tún ṣe ìyọ́kọ bá ní ó dára ṣe wá lákòókò yìí tí òun sọ fún mi irú àwọn ìṣèlújà báyìí báyìí lèmi pẹ̀lú dàkọjá ní ọ̀dọ̀ bàbá rẹ̀ ìròyìn jẹ́ kí arábìnrin lọ sórí epo rẹ̀ tí ó gbàdúrà gẹ́gẹ́ bí irú ìjọ tí a wà lọ́jọ́ tòní arákùnrin tí wọ́n ní kò lè gbọmọ lọ́wọ́ fún ìṣẹ́jú kan ó ti jẹ́ni tó ṣe àtìlẹ́yìn lọ́pọ̀lọpọ̀ fún ìyàwó rẹ̀ nínú iṣẹ́ ilé wọ́n fẹ́ tẹ ṣe àmúlò ọgbọ́n nínú irú ìṣẹ̀lẹ̀. Finally, I want to hit this on this. In the Bible, you know, the Bible expects you, in despite all this, to honor your parents in order to attract the blessings from heaven as uh, put in Ephesians 3.23 and given the account of John 2 in the Bible when our Lord Jesus was uh, in Canaan of, uh, I mean, of Galilee uh, attending a wedding ceremony. Our ministry has not even begun, as we are told. But Jesus honored our mother, Mary, responding to our subtle request for supply of wine that was finished. The response of heaven was monumental. God suspended protocols yeah, and then made wine, superior wine available from ordinary water because Jesus Christ honored his mother in a very difficult circumstance that has ushered in the first miracle that marked the beginning of his life-changing ministry. The same can happen to you if you honor. They honor your parents and the instruction given in the Bible. It's not an appeal. It is a command by God. And uh, my brother, as you keep the conversation going for a change in your mother, you must continue to honor your mother. God is still the same. He will suspend protocol to bless you and manage in a new way in Jesus' name. Àṣé olúwa ni wípé tí a bu ọlá àti ọ̀wọ̀ fáwọn òbí wa, Jésù Kristo olúwa bu ọlá fún Màríà ìyá rẹ̀, ó sì ṣe iṣẹ́ ìyanu àkọ́kọ́ ní ìgbà tí àkókò tilẹ̀ sí ìtò arákùnrin mi bí ẹ ti ń gbé gbogbo ìgbésẹ̀ láti bu ọlá fún ìyàwó yín ọlọ́run yóò dìde yóò bùkún ayé yín àti ìgbéyàwó yín ní orúkọ jésù. we anyway in case our response here has brought other enlightenment that you may want to share with us. Àǹfààní àti. You not indicate your number but you can call us on this number zero eight zero but I guess you are in this assembly now. Ṣé bá wà nínú pé zero eight zero two three two two four six zero three for a more confidential counseling that you may need. Ẹ wá Praise the Lord. hallelujah. We have some questions here. A I àwọn very funny. The first one says, "Yeah, before we pray, what are the necessary procedures? Kí ni àwọn ìlànà for marriage correction? a member of NSA. Fún àtúnṣe ìgbéyàwó gẹ́gẹ́ bí ọmọ ìjọ yìí. The Mountain of Fire and Miracles Ministry. Nínú ìjọ olóòkè náà àti iṣẹ́ ìyanu. Has established procedure. Wọ́n ti ṣe àgbékalẹ̀ àwọn ìlànà kan. For those desiring correction marriage. Fún àwọn tí wọ́n bá fẹ́ ṣe àtúnṣe nínú ìgbéyàwó. Correction marriage persons can be grouped into the following. Àwọn tí wọ́n fẹ́ ṣe àtúnṣe nínú ìgbéyàwó, a lè kà wọ́n sínú ìsọ̀rí wọ̀nyí. Those who have no form of marriage. Àwọn tí wọn kò tilẹ̀ sí ṣe ìgbéyàwó rárá. That is husband and wife just cohabiting. Èyí ni pé ọkọ àti aya tí wọ́n kàn ríra wọn tí wọ́n sì ń bára wọn gbé papọ̀. Those who did only customary marriage. Àwọn tó ṣe wípé ìgbéyàwó ìbílẹ̀ nìkan ṣe ni wọ́n ṣe. Those who had court weddings. Àwọn tí wọ́n ṣe ìgbéyàwó ti ilé ẹjọ́. Without the payment of bride price. Láì ṣe pé wọ́n sanwó orí. And those who had both customary and um, court marriage. Àti àwọn tí wọ́n ṣe ìgbéyàwó ìbílẹ̀ àti ti ilé ẹjọ́ papọ̀. Before a couple can qualify, tí ènìyàn àwọn lọ́kọláya tó tó lè yẹ for correction marriage. Fún àfihàn ìgbéyàwó, both of them must be born again. Àwọn méjèèjì ní láti kọ́kọ́ ti di àtibíná. They must show evidence. Wọ́n gbọ́dọ̀ fi àfihàn hàn that bride price has been paid. Wípé wọ́n ti san owó orí. And they must also confirm. Bákan náà ni wọ́n ti gbọdọ̀ fi ìdí rẹ̀ múlẹ̀. That there is no subsisting marriage. Wípé kò sí ìsí ìgbéyàwó kan tó ti wáyé rí. That is even though both of them are either cohabiting. Pé bó tilẹ̀ jẹ́ kí àwọn méjèèjì wọ́n kàn jùmọ̀ ń gbé papọ̀ lásán ni. The man did not have a previous relationship. Wípé ọkọ kò tí ì ní ìyàwó kan tẹ́lẹ̀ rí by way of proper marriage. Nípa pé ó ti ṣe ìgbéyàwó tẹ́lẹ̀. Neither does the woman have a previous marriage. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni aya kò sí ní ìjẹ̀gbéyàwó kan tó ti ṣe tẹ́lẹ̀ rí. If this is the case, ló bá ti pé bí ọ̀rọ̀ ti rí rèé. Then they will be qualified for a correction marriage. Wọ́n yóò wá yẹ fún àtúnṣe ìgbéyàwó. Then for those who were just cohabiting. Àti fún àwọn tí wọ́n kàn jùmọ̀ ń bára wọn gbé papọ̀. Without court marriage. Láì ṣe pé wọ́n ṣe ìgbéyàwó sílé ẹjọ́. They are usually advised. A máa ń gbà wọ́n nímọ̀ràn if they want to formalize and legalize their marriage. Bí wọ́n bá fẹ́ ti ìdí ìgbéyàwó wọn múlẹ̀ ní ọ̀nà tó bá òfin mu. To see the marriage registry. Láti lọ sí ilé ẹjọ́ láti lọ wo àwọn tí wọ́n ṣe ètò ìgbéyàwó níbẹ̀. In any of the state local government. Ní gbogbo ìlú sẹ́yìn nínú ìjọba ìbílẹ̀. And obtain a license. Tí wọ́n sì gba ìwé àṣẹ upon which the church will then give them a legal specifically. Lórí èyí tí ìjọ yóò wá fún wọn ní ìwé ẹ̀rí tó fìdí múlẹ̀. For those who have um, court marriages, fún àwọn tí wọ́n ti ṣe ìgbéyàwó sí ilé ẹjọ́, the church will then give them a certificate by the church. Ìjọ awá fún ọ ní ìwé ẹ̀rí ti ilé ìjọ. This is not a legal document. Eléyìí kìí ṣe ìwé ẹ̀rí tí ó tó bá òfin mu. It's just an evidence that the marriage has been corrected. Ó kàn jẹ́ àfihàn wípé ìgbéyàwó ọ̀hún wọ́n ti tún ṣe ní bí ó ti yẹ. When these persons are now qualified. Nígbà tí àwọn wọ̀nyí bá ti wá yẹ. They are brought before the minister of God. A ò mú wọn wá síwájú àwọn òṣìṣẹ́ Ọlọ́run. Who then pronounce blessings on their marriage. Tí wọn yóò wá pé ìbùkún sórí ìgbéyàwó wọn. At this stage, the marriage is now corrected. Ní ìpele yìí, wọ́n ti wá ti àṣìṣe ìgbéyàwó. Praise the Lord. Ẹ ti hallelujah. The second question says, ìbéèrè kejì lọ báyìí, can I marry a lady? Ǹjẹ́ mo lè ṣe ọmọbìnrin who is a NNSN member? Ó jẹ́ ọmọ ìjọ orí òkè iná but whose parents are Muslim. Tó ṣùgbọ́n tó ṣe pé àwọn òbí rẹ̀ Mùsùlùmí ni wọ́n. Her parents demanded that the wedding will be conducted in the Islamic way. Tí àwọn òbí obìnrin sì ń fẹ́ wípé ọ̀nà tó máa fi gba ìṣègbéyàwó kó jẹ́ ti ọ̀nà Mùsùlùmí. That is Nikai. Èyí ni pé tí wọ́n ṣe Nikai. Is it advisable to go ahead with the wedding? Ó ní ìjọ láti tẹ̀síwájú pẹ̀lú ìgbéyàwó yìí. Do we still need to come for marriage counseling? Ǹjẹ́ a sì tún nílò láti wá fún ìgbanímọ̀ràn nípa ti ìdíkíṣe ìgbéyàwó? If yes. Wọ́n bá ṣe pé bẹ́ẹ̀ ni. Is it before or after the wedding? Ǹjẹ́ síwájú tàbí lẹ́yìn tí a bá ti ṣe nìka ìlú? Marriage of um, believers. Ìgbéyàwó ti àwọn onígbàgbọ́. Will better be done in, a, in the church. Ó dára kí a ṣe nínú ìjọ. Two persons who are aspiring to get married in a Bible believing church. Àwọn ènìyàn méjì tí wọ́n nífẹ̀ẹ́ láti ṣe ìgbéyàwó nínú ìjọ tí ó gbàgbọ́ nínú Bíbélì. Must be born again. Wọ́n ní láti di àtúndí. As long as this lady is born again. Ní ọ̀gbà tí arábìnrin yìí ti di àtúndí and the brother is born again. Tí arákùnrin ọ̀hún náà ti ti di àtúndí. They can be joined together in holy matrimony. A lè sọ́wọ́ papọ̀ nínú ìgbéyàwó mímọ́. Irrespective of our uh, Muslim parentage. Láì tilẹ̀ bójú wo pé àwọn òbí rẹ̀ jẹ́ Mùsùlùmí. However, àmọ́ síbẹ̀, it is not advisable. A kò wá gbà ọ́ ní ìmọ̀ràn for both of them who are now born again. Tí àwọn méjèèjì tí wọ́n ti di àtúndí báyìí. To subject themselves. Kí wọ́n tún wá lọ tẹ̀lé ara wọn bá. To any other arrangement. Sí ètò mìíràn apart from the church. Yàtọ̀ sí ti inú ìjọ. The brother is advised to prayerfully. Àrùn arákùnrin yìí pé kó fi gbígbàdúrà approach the father-in-law to be. Lọ bá bàbá ìyàwó tó máa tó jẹ́ bàbá ìyàwó and convince him, just to move down on you, that it will not be proper for them to subject themselves to any other way. Wípé kò ní dára fún ọ láti ṣẹ̀dá sí ojú ọ̀nà mìíràn than to the church. Yàtọ̀ sí ti ilé ìjọ. We have had cases in this church. A ti ní àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú ìjọ yìí, even daughters of imam. Kódà gan àwọn ọmọ Imam that have gotten married in this church. Tí wọ́n ṣe ìgbéyàwó nínú ìjọ yìí and the parents, the fathers have either come to give them away. Tí àwọn bàbá àwọn bàbá máa ń wá láti lè kàn wọ́n fún ìgbéyàwó. Or have delegated the responsibility to a close family relation. Tàbí kó ṣe pé wọ́n gbé ojúṣe yìí sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí wọn tó súnmọ́ wọn gbọ̀ngàn. The brother from the way he has asked the question is like he has already given in. Arákùnrin yìí gẹ́gẹ́ bí ọ̀nà tí ó ti fi bèrè bèrè ó dàbí ẹni tó ti ju ọwọ́ sí ohun tí ó ṣẹlẹ̀ yìí. Whether it should come and uh, have marriage counseling after the nikah or before. wípé bóyá kò kọ́kọ́ wá ṣe ìgbìkọ́ wá bá wọn nímọ̀ràn nípa ìgbéyàwó síwájú nìka ìtàbí lẹ́yìn tó bá ti ṣe nìka ìtàn. we advise you. à ń gbà onímọ̀ràn not to rush into this marriage. Wípé tẹ má sáré bí ìwọ́nú ìgbéyàwó yìí. And not to subject yourself to any other form of marriage. Bẹ́ẹ̀ ni ẹ kò gbọ́dọ̀ tẹ́lẹ̀ ara yín bá sí ìlànà ṣíṣe ìgbéyàwó mìíràn. Except through the church. Yàtọ̀ sí ti inú ìjọ. To pray. Torí wọ̀ ẹ gbàdúrà. Until something happens. Títí ohun kan máa fi ṣẹlẹ̀. Praise the Lord. Ẹ ti hallelujah. The first question here. Ìbéèrè àkọ́kọ́ níbí how can I, how can a Christian husband help his Christian wife? Báwo ni ọkọ Kìsẹ́nì yóò ti ṣe lè ran aya rẹ̀ Kìsẹ́nì lọ́wọ́? To improve on some decisive attitudes. Láti lè ṣe dáadáa nínú àwọn ìhùwàsí kan. Such as dressing. Bí a ti ṣe ń wọṣọ. Meekness. Ní ìwà tútù. Openness. Àti bí a ti ṣe ń ṣe nǹkan ní gbangba. That's the question. Ìbéèrè yìí. You want to know They are using a very beautiful name here. Wọ́n lo àwọn orúkọ tó àwọn ohun tó dára jọjọ níbí. A Christian husband. Ọkọ Kìrìsìtẹ́nì. A Christian wife. Àti aya Kìrìsìtẹ́nì. But are they Christians indeed? Ṣé Kìrìsìtẹ́nì ni wọ́n ní tòótọ́ sá? That's the question. Ìbéèrè náà nìyẹn. It sounds saying that how do I help her? Ó wá ń wí pé báwo ni mo ṣe lè ran aya mi lọ́wọ́? In dressing. Níbi ó ti ṣe máa múra sí. In meekness. Pé And openness. The first thing is that you as the husband that is complaining or you are looking, you are looking for what to do. Ohun àkọ́kọ́ ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí ọkọ tẹ̀ ń ṣàwáwí àbí tẹ̀ ń wo ohun tí a ó ṣe. Do you lay good example for your for your wife? Fi àpẹẹrẹ tó tọ̀nà sílẹ̀ fún aya yín. Are you meek? Ṣé ẹ jẹ́ tó níwà tútù bí? Do you do things in meekness? Ṣé ẹ ṣe ohun kankan, ẹ ń ṣe gbogbo nǹkan ní pẹ̀lẹ́pẹ̀lẹ́? She is now saying. Ó wá ń wí pé. The she doesn't open to her or uh, to him or one thing or the other. Kò kí ń fi ọkàn wọ́n lórí ọ̀rọ̀ mìíràn. But when you look at the word love. Ṣùgbọ́n tẹ bá wo ọ̀rọ̀ tí à ń pè ní ìfẹ́ yìí. Four letters. Ọ̀rọ̀ mẹ́rin, gbólóhùn ọ̀rọ̀ mẹ́rin. Love stand for loyalty to each other. You have to be loyal to each other. Ìfẹ́ tí ó ti ń ṣíṣe òṣìṣẹ́ ní láti Then all stand for openness to each other. Odo Odo yìí ó túmọ̀ ó túmọ̀ sí wípé kẹ́ máa fi ara wọn ní gbangba sí ara yín. And then this stands for vocalizing appreciation to each other. Bí yìí ó sì túmọ̀ sí wípé kẹ́ máa sọ̀rọ̀ jáde ẹ máa fi ìmoore wọ̀n fún ara yín. He stands for encouragement to each other. Ìyí ó wá túmọ̀ sí pé ẹ máa múra nínú ọkàn lé. You need to understand the fact that if you as, a, as the husband. Ẹ ní láti mọ òdodo òdodo òtítọ́rọ̀ wípé ẹ̀yin gẹ́gẹ́ bí ọkọ. You are not living right at home. Ẹ jẹ́ òtítọ́ nílé. Women are very sensitive. Àwọn àwọn obìnrin tẹ̀lé ọjọ́ ni sọ́yẹ́ pé wọn ò lé lọ títí. What you can do, they know. Ohun tí a lè ṣe wọ́n mọ̀. What you cannot do, they know. Ohun tí a ò lè ṣe wọ́n tún mọ̀. You are talking of dressing. Ẹ ń sọ nípa ìmúrasí. If you are the type as the husband. Wọ́n jẹ́ ìní irú ọkọ tó jẹ́ pé. You are wearing one kind trouser. Ẹ ń wọ ṣòkòtò. That they so big. Tó tóbi jọjọ. And then as you are going like this. Bẹ́ẹ̀ tí wọ́n ń lọ báyìí. You don't need any broom to clear everywhere. Ẹ nílò ìgbálẹ̀ kankan mọ́kọ́ máa gbálẹ̀ tẹ̀lé yín. Or you are the type. Àbí ẹ wá jẹ́rú irú rẹ̀. You are wearing one kind trouser. Ẹ wá wọ irúfẹ́ ìṣòkòtò náà. As you talking like this. Láti ṣe tì bọ́nú. And your underwear is up. Tí àwọ̀tẹ́lẹ̀ yìí wá ń wọ̀n. And then you now put one key. Ẹ wá wọ fọ́lọ́ kan síbí. And then you are working with dark glasses. Ẹ wá ń mú lọ pẹ̀lú jíjì yìí lójú. I'm not talking of recommended glasses. Mo sọ àwọn jíjí tó jẹ́ pé wọ́n ti kú. You put on dark glasses. Ẹ bá fi àwọn jíjí tó dúdú. You are now walking like this. Ẹ wá rìn lọ báyìí. As a matured, intelligent, experienced area boy. Gẹ́gẹ́ bí àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ bọ̀fìn. Your your wife will not respect you. Your wife will not respect you. Àwọn ẹni kò ní bọ̀wọ̀ fún yín o. And therefore, you, you have to lay good example at home. Ẹ láti fi àpẹẹrẹ rere sílẹ̀ nílé. Because if you lay good example at home, the woman will follow you. Torí pé tí ẹ bá fi àpẹẹrẹ rere lélẹ̀ nílé, aya yín máa tẹ̀lé ṣiṣẹ́ yín. And then also, bẹ́ẹ̀ ni, how do you address her? Báwo lẹ ṣe máa ń ṣe sí? Do you respect her? Ṣé máa ń bọ̀wọ̀ fún aya yìí? Do you tell her that you love her or one thing or the other? Ṣé máa ń sọ fún wọn wípé àmọ́ nífẹ̀ẹ́ rẹ̀ àbórúkọ àbí òmíràn? If you don't do that, tí ẹ̀rọ bá ti ṣe lẹ́yìn, you cannot earn his her respect. Ẹ lè rí ọ̀wọ̀ láti ọ̀dọ̀ aya yín. Or you have enough money. Àbí ẹ ní owó tó tó. You don't rebrand your wife ẹ̀sẹ̀ tún aya yín ṣe rárá. buy clothes for her. Pékè ra aṣọ fún. She only goes to bend down and select. Ọkọ̀ máa lọ ra aṣọ àwọn aṣọ tó ti tẹ́lẹ̀ ni. She will buy whatever her money can buy. Èyí tó mọ mọ́tá ká ló máa ra. And that's the only thing that can create problems. Eléyìí gangan tẹ̀lé lè dá wàhálà sílẹ̀. But what will happen to you as husband and the wife too? Ṣùgbọ́n ọ̀pọ̀ tó tún ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bí ọkọ àti aya. There are series of five letters. Àwọn onírúurú eh, lẹ́tà mẹ́rin márùn-ún ló wà. Wọ́n rán wá Ìbíní. You you must be born again. Ẹni láti di àtúnbí. When both of you because you are saying that a Christian husband and a Christian wife. Torípé ìsọ ní sìn pé kí ọkọ kìsẹ́nì àyà kìsẹ́nì. When you are born again. Bí ẹ bá ti di àtúnbí yìí. Bible salvation. Tẹ̀sí ní ìgbàlá ti Bíbélì. You you don't need to bother yourself or worry the woman before she can know what to do. Ẹ ò nílò láti máa dààmú àbí ká máa fọnmi ní kótó nípa obìnrin náà mọ ohun tí ó ṣe. You don't need to labor and tell her not to fry cockroaches and put it inside soup I tell you are from China because she knows that thing is very bad. She knows ẹ nílò láti máa làkàkà mọ́ láti máa sọ fún pé òun kan báyìí ní kọfí sínú àbá àbó òun kan kọ́ ní kọfí sínú àti òṣèpọ̀ wá láti ìlú China torí kó ti mọ̀ ó mọ̀ dandan kan tó yẹ kó ṣe. The second type letter is that go and say no more. ẹ lọ kí ẹ sì má dẹ́sẹ̀ mọ́ ní ìṣèlú. If she drink something contrary to the word of God, the spirit of God will not allow her to rest tó bá ń ṣe kan tó lòdì sí ìfẹ̀sẹ̀ ọlọ́run ẹ̀mí ẹ̀mí mímọ́ ọlọ́run ní fi lọ́kàn balẹ̀. the third step is remove not the old landmark five letters. ìkẹta ni pé má ṣe mú àlà ìgbàanì kúrò. then the further five letter is let no man deceive you. lẹ́tà kan ni pé má ṣe jẹ́ kí ènìyàn kọ́kọ́ tàn yín. five letters. lẹ́tà márùn-ún. then you must allow your wife, your wife to read the bible. Nígbà tó ẹ̀jẹ̀ nílò láti fi àyè gba ya láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run. This woman needs the touch of Jesus. Obìnrin yìí ó nílò ìfọwọ́kàn sí Jésù. Number one, she needs his cleansing touch. Ó nílò ìfọwọ́kàn mímọ́ ìwẹ̀ nímọ́. He needs his she needs his caring touch. Ó nílò ìfọwọ́kàn sí ìfọ̀nù. She needs his compassionate touch. Ó nílò ìfẹ́ ìyọ́nùsí ti sára. And she needs his consolatory touch. Ó sì nílò ìfọwọ́kàn ti ìtùnú. So when this happens, torí náà nígbà tí àwọn nǹkan wọ̀nyí bá ń ṣẹlẹ̀. You will discover that you will enjoy your wife. Ẹ wá ṣàwárí pé ẹ ó máa gbádùn àyà yín. Then uh, at this point, ní ìpele yìí, you have to understand the fact that all things, you are the one to rebrand your wife ẹni láti mọ òkodoro wípé nínú ohun gbogbo ẹ̀yin lẹ láti máa tún aya yín ṣe. then the second question. ìbéèrè kejì. I only get orgasm during love making with my husband if only I engage in immoral thoughts which leaves me feeling guilty. I want to ask if there are ways I can improve on love making with my husband without without getting involved in immoral stuff? That's the question. Ìbéèrè tó béèrè ní pé àyàgbà tó bá jẹ́ pé àwọn àti ọkọ tó bá ń ṣeré ìfẹ́, òun nìkan ni ara wọn máa ń dìde àti tó bá jẹ́ pé ó ń ṣe àwọn ohun kan tó múnú wọn dùn. Wọ́n wá fẹ́ béèrè pé láì sí pé ọkọ mi ó ṣerú nǹkan báyìí tó bá yà ń ṣeré ìfẹ́ lọ́wọ́ tó ń ṣe é ṣe fún mi kínú mi tiẹ̀ máa dùn sí kí máa yọ́nú sí i. Àwọn ìbéèrè tó bẹ̀rẹ̀ ni. This woman needs to go to the cross. Obìnrin yìí nílò àti lọ síbi àgbélébù. She needs to be genuinely born again. Ó nílò láti di àtúndí nítòótọ́. She needs to be broken. Ó ní láti wó palẹ̀ jọjọ. Evil thought is not of God tó bá ti ìfọwọ́kàn ẹ̀jú kò ń ṣe láti ọ̀dọ́ náà. evil thought when you are thinking something bad. Èrò búburú kò ṣe láti ọ̀dọ̀ náà tó bá ń lo àwọn èrò tí kò dára. You need to concentrate on your husband. Ó ní láti gbá títẹ́júmọ́ ọkọ rẹ. If you are concentrating on your husband, you don't think of any other thing. Ṣé bá ń gbájúmọ́ ọkọ yín rẹ̀ yín máa àwọn nǹkan míì mọ́? But if you are the type. Ṣùgbọ́n tó bá jẹ́ rẹ̀ yín lẹ́ni When you come near your husband. Ṣé bá ti súnmọ́ ọkọ yín? You are thinking of how Mr. Y was touching loving you more than your husband. Ẹ wá ń rò nípa bí ọ̀gbẹ́ni wá bó ṣe máa ń ṣe sí yín bó ṣe dájọ́ kan yín lọ. You are thinking of how Mr. Z was Ewa was really dealing with you. Ẹ wá ń rò nípa tí ọ̀bí ọ̀gbẹ́ni Zẹ́ẹ̀dì bó ṣe máa ń ṣe bó ṣe ń dùn mọ́ yín ju ṣọkọ yín lọ. That will be crisis. Àlásìgbò àṣẹlẹ̀. And then you do not allow your past to be pursuing you. Ẹ má fi ààyè ìgbà ọ̀kan tí àtẹ̀yìnwá kó wá máa lé yín sígbọ̀n kiri. Because you to understand one thing. Torí pé gbọ́dọ̀ mọ ohun kan that your past has been redeemed. Wípé àti ra ìgbà àti ìgbà ìṣẹ̀yà àtẹ̀yìnwá Your present is meaningful. Ìgbà yìí gbogbo ló ní ìtumọ̀ nínú ayé yìí. And your future is secured. Àbó ti wà fún ọjọ́ iwájú yìí. Once you know that. Tí ẹ bá ti mọ àwọn nǹkan wọ̀nyí. It shall be well with you. Yóò dára fún yín. God bless you. Olúwa bùkún fún yín. Praise the Lord. Ẹyin orúkọ Olúwa lógo. We have two questions here. Ìbéèrè méjìlá ní níbí. Number one. Àkọ́kọ́. The message on Mr. and Mrs. Liars. Ìwàásù lórí arákùnrin àti arábìnrin òkùnrán. By the AGO. Tí igbákejì alábòjútó òjò tí wọ́n sọ fún wa. Reminds me of how I and my wife lied to our former church. Ó rán mi létí bí èmi àti aya mi ṣe parọ́ kan nínú ìjọ tí a lọ tẹ́lẹ̀ when we were asked if we had sex and we had. Nígbà tí wọ́n bí wá pé ìjọ àti ní ìbálòpọ̀ pẹ̀lú ara wa bí sáà ti sọ fún rárá ṣùgbọ́n àti ní ìbálòpọ̀. Sir. Ẹ jọ̀wọ́ alàgbà. Myself and my wife had prayed seriously for forgiveness. Èmi àtayà ni a ti gbàdúrà àti bẹ̀bẹ̀ fún ìdáríjì. Even before we joined MFM. Kó tilẹ̀ tó di pé a darapọ̀ mọ́ ìjọ orí òkè náà. Do we need to restitute in this case? Ǹjẹ́ tó nílò àtúnṣe bí nípa ọ̀ràn yìí? Our marriage has been in trouble by the enemy. Làásìgbò ti wọlé ìgbéyàwó wọn látọwọ́ ọ̀tá látàrí eléyìí. And we are yet to bear children. Wọn kò sì sí ìbímọ nínú ìgbéyàwó wọn. So the issue here is restitution. It is usually asked that if any of the couple has any reason why they should not be joined legally in marriage, that they should now confess it. tí ó jẹ́ pé wọn kò ní lè fi wọ́n mọ̀, kí wọ́n jẹ́wọ́ rẹ̀ báyìí. For it should be made known unto them that many are joined together in holy matrimony, but not by God. Nítorí pé a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ní asopọ̀ nínú ìsopọ̀ ní mọ̀tìmọ́tì tí Ọlọ́run ló wọ́n pọ̀. And then the brother will be asked, brother so and so, any reason? He will say no in Jesus name. And they will ask sister sister so and so any reason. And she will say no reason in Jesus name. Now for both of them to be aware that they have had sex together. They have lied to the ministers of the gospel. Wọ́n ti Anointed to pronounce the the uh, matrimony upon them in the presence of the Lord. That may be the reason why their marriage has been suffering a lot of attack from the dark kingdom. Eléyìí pàápàá that major lie could be a reason why there has been loophole of no progress in their home. Èrèdí pàápàá ó lè jẹ́ ohun tí ó fa àwọn tí kò jẹ́ kí ìtẹ̀síwájú tí ó wà nínú ìgbéyàwó wọn. The sin was committed publicly. Ní gbangba ni wọ́n dẹ́ṣẹ̀ yìí. Therefore, it needs to be publicly confessed. Nítorí náà ní gbangba ni wọ́n gbọ́dọ̀ lọ ṣèjẹ́wọ́ rẹ̀. I think the couple need to go back to that particular church, that particular servant of God and minister to them and confess their sin. They should not hide anything at all. But if for any reason that particular church and those servants of the gospel are no more around. They should go to the very pastor and minister of the gospel that is shepherding their souls at this point in time. And confess their sins without hiding anything at all. So that the servants of God will pray on their heads again. And break the curse of unfaithfulness upon their life. So that the Lord will once again restore to them all the good things of their life that they have lost to the enemy. Ọlọ́run lè dá one touch couples to remember Ananias and Sapphira. A fẹ́ Want them also to remember the prodigal son that finally came to himself and went back to his father. Wọ́n tún Want them also to remember Zacchaeus who promised the Lord, if I have taken anything from anybody. I will return it Praise the Lord. May God answer your prayer as you go and restitute. In the name of Jesus Christ. Question two. Please kindly advise me. If is there any spiritual implications If your wife continues to maintain secret social media contacts. Ràbọ̀ràbọ̀ fún àwàdì tó bá jẹ́ pé ìyàwó yín ó ní àwọn ọ̀rẹ́ lórí ẹ̀rọ alátagbà níkọ̀kọ̀ tó ń bá sọ̀rọ̀. Despite repeated warnings to her. To the contrary with her ex-boyfriend and lover. Pẹ̀lú ọ̀rẹ́ abánidẹ́sẹ̀ rẹ̀ ti àtijọ́. Of over nine years ago. Ìyọdún mẹ́sàn-án fúnrẹ́ kọjá lọ. And what is that likely to be? Òun kí lélẹ̀ wá túmọ̀ sí. Also, does it matter if she claims they never had sex while that relationship lasted. Ǹjẹ́ ó tilẹ̀ ṣe pàtàkì sí ẹnikẹ́ni tó bá tẹ̀ ń jẹ́ wípé àwọn méjèèjì wọn kò ní ìbálòpọ̀ nígbà tí wọ́n jọ wà nínú ìbára but where and are still emotionally attached to each other. I need a spiritual insight. The Bible says that the man and his wife were naked and were not ashamed. So concerning every area of life. The Christian husband and the Christian wife should be naked to each other. They should not be afraid and they should not be ashamed. Nítorí náà nípa ti lọ́kọláya tó jẹ́ Kìrìsìtẹ́nì, wọ́n gbọ́dọ̀ jẹ́wọ́ ohun gbogbo àṣírí kankan kò gbọ́dọ̀ sí láàárín wọn. Ojú kò gbọ́dọ̀ sì tì wọ́n, ẹ̀rù ò gbọ́dọ̀ bà sí ara wọn. So for a Christian sister or a Christian uh, brother, that's husband and wife, to be having secret social media contact and it will not help that home at all. It is also known that many brothers never want their wives to touch their phones a túmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n máa ń sọ pé ìyàwó wọn ò gbọdọ̀ fọwọ́ kan ẹ̀rọ alágbèéká wọn. It also clear that many sisters do not want their husbands to touch their phone. A gba ọ̀pọ̀lọpọ̀ obìnrin pàápàá wọn máa tọ́jú ẹ̀rọ alágbèéká wọn fún ọkọ wọn kò fẹ́ kí ẹnikẹ́ni tó wo orúkọ lórí rẹ̀. Not because they are afraid that uh, the couple may finish the credit there but because they have some things hidden that they don't want the spouse to see. Owó tí wọ́n rà sórí ìlà náà láti bá ẹni sọ̀rọ̀ ló bà wọ́n lẹ́rù kẹ́jú kẹ́jú wọn má bàa parí rẹ̀. Báwọn ọ̀kọ̀ ohun ìkọ̀kọ̀ tí wọ́n pamọ́ sórí rẹ̀. That is not the will of God. If you are in that habit, you need to stop it. For that sister to still maintain a close emotional bondage to that man, that ex-boyfriend, that is spiritual adultery. eléyìí jẹ́ panṣágà ti ẹ̀mí tí ọkàn arábìnrin tó bá sì so ọkọ̀ mọ́ ọ̀rẹ́ alábàáyé ẹ̀rọ bàbá ẹni lẹ́sẹ̀ rẹ̀ àtijọ́ somebody has suggested that maybe she's collecting the money money from this person or collecting one advantage or the other that's why she doesn't want to break loose. ènìyàn kan pàápàá sọ pé bóyá ń gba owó àbí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn látọwọ́ arákùnrin abánigbẹ́sẹ̀ ìgbéyà rẹ̀ ni kò sí nǹkan tí ó fi òun sílẹ̀ lọ. but biblically and in order to maintain the sanctity of divine marriage that relationship needs to break ṣùgbọ́n nípasẹ̀ ẹ̀kọ́ bíbélì àti sí ìgbéyàwó ẹni tó wà ní ìwà mímọ́ wọ́n gbọ́dọ̀ kọ́ ìbáṣepọ̀ yìí pátápátá. the emotion that that lady ought to transfer to her husband she transferring it to another person that is fraud. ìṣe ọkàn tó yẹ kí arábìnrin yìí tí ó ní sí ọkọ rẹ̀ òun ló ń gbé lọ sọ́dọ̀ ẹnìkejì tí kì í ṣe ọkọ rẹ̀ yìí eléyìí pàápàá ó jẹ́ ìdánilólè. generally when there is so tight covenant it is not easy to break you may need to delete that particular number from your phone so that you can concentrate. ẹni láti pa nọ́mbà ẹ̀rọ alágbèéká arákùnrin náà kúrò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín nítorí pé eléyìí kò sọ̀rọ̀ rárá. since your husband has won you over and over again. nígbà tí ọkọ yín ti kì í nílò lọ́pọ̀lọpọ̀ ìgbà nítorí eléyìí. you are making him unhappy and you are breaking the head. ẹ kò jẹ́ kí inú wọn kí ó dùn ẹ kì í fọ́ odi ilé yín. May the Lord God of hosts deliver you from this evil bondage in the name of Jesus. Praise the Lord. Please, we want to announce again the phone number for our counseling on marriage. Can nọ́mbà fún write the number down quickly. Ẹ̀wọ̀n zero eight zero. two three two two four six zero three. Let me say it again zero eight zero two three two two four six zero three. God bless you in Jesus' name.